بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم ۖ إن الله عليم خبير أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونشكره ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله والصلوات الله وسلامه عليه وعلى أهله أهل التقوى وأصحابه الأبرار ومن اتبعهم بإحسان إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم قال تعالى في مهكم تنزيله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويكفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما إن خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل دلالة في النار فالعياذ بالله من ذلك أيها الحاضرون المستمعون الكرام دونكم مني تحية إسلامية مباركة قائلا السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدعو قفوا لهم الحمد لله àtúndá ọpẹ́ fún ọlọ́run alhamdulillah a ṣe àlékún ọpẹ́ wa fọ́lọ́run alhamdulillah rabbil alamin ọba aláàánú ọba oníkẹ́ ọlọ́run tí ó tún fi àánú rẹ̀ kó wájọ́ tó ṣẹ́wakù tó tún fi di ìjókòó tuntun ìjókòó rawdatul ọlọ́run ọba tó ṣẹ́wakù fún ìjókòó tuntun míì òun náà la darí ọpẹ́ wa sí lọ́dọ̀ abẹ́lẹ́ bá Allah mọ́ṣáláyé gba ọpẹ́ wa ìgbìyànjú ẹnìkọ̀ọ̀kan wa láàárọ̀ lọ́sàn-án lálẹ́ lóru Ọlọ́run dákun mọ́ṣáláyé gba fún wa níjọsìn gbogbo ẹ̀san tí yẹn máa ń rí níbi kí yẹn máa jórú jòkó ń jó yìí nímọ̀ ni lórí ayé ni lórí àlèkìyámọ̀ ni ọlọ́run ṣe àṣekárí ẹnì kọ̀ọ̀kan wa ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run kó máa bá ànábì wa muhammad sallallahu alayhi wa sallam gbogbo àwọn sọ̀hábà ànábì radiyallahu anhum ajma'in ọlọ́run kó bá wa kẹ́ wọn gbogbo àwọn àfáà wa tí wọ́n ti lọ ọlọ́run kó bá wa kẹ́ ogun ẹ̀mí gígùn fún àwọn bàbá wa tí ó jẹ́ wípé àwọn ni wọ́n ń kọ́ wa àwọn náà ni wọ́n rè wá yu'addibuna wa yurabbina wọ́n tún fi mọ́mọ́ wá yu'allimuna hayya'ullah hafazahullah àwọn bàbá wa fadilati sheikh dhikrullahi shafi ọlọ́ndẹ́kùn mọ́ṣàjẹ́kárí bàbá wa pẹ́ gbogbo àwọn bàbá wa tí wọ́n wà ní ààyè yìí náà bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ bàbá wa tí wọ́n jẹ́ imam inú mọ́ṣáláṣí ta ọlọ́ndàkùn jẹ́ kára wọn náà pẹ́ gbogbo ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run mọ́ṣáì bá wa ṣàlékún oore wa gbogbo tá à ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run lóore mọ́ṣáì ṣe fún wa ọlọ́run atukí wa lẹ́ẹ̀kan sí káàbọ̀ sí ìjókòó wa halikọtu rọ́ọ̀dọ̀ eléyìí tí ó máa ń wáyé ní a wà uh, mọ́gírìbù la fi máa ń ṣe ọlọ́mọṣà ìgbàanìjọsìn fún wa ọlọ́run má wàá fi eléyìí má fi ṣe ẹ̀kan tó kù fẹ́ni kọ̀ọ̀kan wa jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé gẹ́gẹ́ bí ìsọ̀rí ọ̀rọ̀ táwọn bàbá wa ń ṣàlàyé fún wa lọ́wọ́ òun náà ni fíkihù zawaj fíkihù li usra àgbọ́yé ẹbí òun gangan ni ìsọ̀rí ọ̀rọ̀ gbogbogbò ẹ̀rí tí wọ́n ń bá wa sọ lọ́wọ́ láyé tá a wà yìí báwo la fẹ́ ní ẹbí rere wọ́n sì ti fi yé wa ìpè tí ẹ bá rí àwùjọ tó dáa ẹbí tó wà ní àwùjọ yẹn ló dáa o tí ẹ bá rí àwùjọ tó bàjẹ́ ó bàjẹ́ ó tún ba àwọn èèyàn jẹ́ ẹbí tó wà ní àwùjọ yẹn òun ló bàjẹ́ yẹn tí ẹbí ibẹ̀ bá dá àwùjọ yẹn á dá tẹ́bí ibẹ̀ bá bàjẹ́ àwùjọ yẹn á bàjẹ́ wọ́n ti wá bá wa sọ̀rọ̀ tó pọ̀ lórí àgbọ́yé ká lọ́kọ ká níyàwó lábẹ́ fíkìhùlì usra ìgbé ẹbí rere kalẹ̀ nínú Islam gẹ́gẹ́ bí mùsùlùmí wọ́n wá ṣàdáyanrí àbí kí n sọ yí kí wọ́n bẹ̀rẹ̀ láti ibi fíkíù zawaj àgbọ́yé ká lọ́kọ ká níyàwó wọ́n ti ṣàlàyé tó pọ̀ fún wa tó yẹ pé èmi tí mo ń bá yín sọ̀rọ̀ yìí tí mo jọmọ kéwu bàbá wa kò sí kankan nú ẹ̀ tọ́lọ́wọ́n bá kádàrà kó ṣẹ̀yìn mi àtijọ́ kọ́ ẹ̀kọ́ tó pọ̀ ọ̀dọ̀ àwọn bàbá wa ibi tó wọ́n bọ̀rọ̀ náà dé tọ́níká tẹ̀síwájú ń bẹ̀ lónìí òun náà ni ahadaf wagoyatu zawaj fil islam ahadaf wagoyatu zawaj fil islam aims and objectives àsùntà ìfọkànjìn pé n tí mo fẹ́ ṣe yìí n tí mo fẹ́ fi ṣe leléyìí ìdí tí mo fẹ́ fi ṣe rèé wọ́n ní aims and objectives lórí ọ̀rọ̀ pé à ń lọ́kọ à ń níyàwó fil Islam gẹ́gẹ́ bí Islam ṣe gbé e kalẹ̀ eléyìí làwọn bàbá wa ń bá wa sọ lọ́wọ́ wọ́n sì ti rìn jìnnà nínú ẹ̀ torí wọ́n jẹ́ ká gbọ́ ọ yé wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí pé àgbọ́yé yìí àgbọ́yé pé aims and objectives kí ni ìdí tá a fi ń fẹ́yàwó tá a fi ń lọ́kọ wọ́n ní kò sí fún ọ̀pọ̀lọpọ̀ àwa tá a ti níyàwó tá a ti lọ́kọ lónìí ibi tó ti wọ́ wá nìyẹn ẹni tó fẹ́ níyàwó tó fẹ́ lọ́kọ kò gbọ́ pé mo fẹ́ níyàwó mo fẹ́ lọ́kọ ó nídìí ọlọ́run bá àlekè ọlá kò ní ṣe nǹkan kò ní ṣe nǹkan ẹyọ kan báyìí illa bilhaq àfikún yẹ pé nǹkan yẹn ní papapa ntọ́lọ́run ti torí ẹ̀ ṣe ẹ̀rí bẹ́ẹ̀ náà ni ọlọ́run ọba ò ní gbé òfin kan ìlànà kan kalẹ̀ fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn àfikún jẹ́ pé ó nídìí ilé ìlànà bàbá wa ń sọ kí ni di kí ni àsùntà tó wà nínú pé ká lọ́kọ ká níyàwó tá a bá ní àgbọ́yé yìí jọmọ́ biiznillahi ta'ala àwọn ilé ilé tí ó máa jáde fámìlì tó máa jáde àwọn fámìlì tó máa jẹ́ fámìlì islam ni a máa jẹ́ báyìtìlì muslim ilé mùsùlùmí a wá padà di mùsùlùmí muslim àwùjọ mùsùlùmí a wá padà di dàwọ́láti lè mùsùlùmá ìlú mùsùlùmí tó bá yẹ kí bíta àti pinlẹ̀ náà lélẹ̀ àgbọ́yé pé kí náà ń ti torí ẹ̀ lọ́kọ kí náà ń ti torí ẹ̀ fẹ́yàwó wọ́n ní ẹ lè bá táwọn àǹfààní míì tí wọ́n á máa sọ ní ahọ́n míì wọ́n lè ní limaza shara allahu zawaj ìkankan náà ni wọ́n sọ. So kí nìdí tí ọlọ́wọ́n bá fi gbé òfin ká lọ́kọ ká níyàwó kalẹ̀ aims and objectives làwọn náà fẹ́ sọ limada yàtàzáwájú lè mùsùlùmù awolè mùsùlùmà ẹlòmí tún lè sọ bẹ́ẹ̀ kí nìdí tí mùsùlùmí fi ń lọ́kọ tó fi ń níyàwó ìkànkan náà ni wọ́n fẹ́ sọ àwọn bàbá wa ti wá ka àwọn ìdí méjì wọ́n tún mẹ́nu bẹ lẹ́ẹ̀kẹta orí ẹlẹ́ẹ̀kẹta yẹn ni wọ́n wà tí a fi fara àjókòó tá a ṣe gbẹ̀yìn tá a fi fara ẹ̀ tì ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwọn bàbá ṣe máa ń ṣe fún wa níjókòó kọ̀ọ̀kan wọ́n ti rán wa létí àwọn kan tí wọ́n ti ṣàlàyé fún wa tẹ́lẹ̀ ìdí alákọ̀ọ́kọ́ táwọn bàbá ti ṣàlàyé fún wa láàyè yìí pé nú ẹ̀sìn wa yìí táà ń ti torí ẹ̀ fẹ́yàwó táà ń ti torí ẹ̀ lọ́kọ wọ́n ní tahqiqu sunnatil kauniyati wal fituriyati al ilahiyya afẹ́ kí eléyìí kó rìn lẹ́nu ẹ̀mí èmi àti yín kó rìn lẹ́nu àgbọ́yé wa pé ìdí alákọ̀ọ́kọ́ tá fi ń lọ́kọ tá fi ń níyàwó òun náà ni wípé a múṣẹ we want to actualize ìdá àdámọ́ ọmọ ìdí ènìyàn àdámọ́ ọmọ ìdé ènìyàn ni ṣe mọ̀ pé kéèyàn jẹun àdámọ́ ọmọ ìdé ènìyàn ni gbogbo àtàhà bá ti ń jẹun kí ni à ń ṣe yẹn à ń ṣe tàkíkù súnà kàwníyà à ń actualize àdámọ́ wa ni kéèyàn tọ̀ kéèyàn yàgbẹ́ àdámọ́ ni àrọ́gbọ́n dá sí wọ́n ní bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ ká níyàwó ká lọ́kọ àdámọ́ ni gbogbo ẹni tó bá ti wá ń fẹ́ fẹ́yàwó ó ń láti ní ó ń láti ní lọ́kàn ẹ̀ pé n tí mo fẹ́ ṣe yìí tàkíkù sunnatil kauniyya mo fẹ́ actualize àdámọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn mo fẹ́ actualize àgbékalẹ̀ ọlọ́run ètò ọlọ́run lórílẹ̀ ayé wọ́n nítorí wípé ọlọ́run bá jẹ́ ká gbọ́ ọlọ́run bá jẹ́ ká gbọ́ ó yẹ ká gbọ́ yé nínú suratu zariyat aya forty nine ọlọ́run ní wa min kulli shay'in khalaqna zawjayn la'allakum tatadhakkarun ọlọ́run bá ní wa min kulli ẹ̀yin ọmọ ẹ̀dẹ́ èèyàn mo fi ń mọ̀ yín lónìí wípé gbogbo nǹkan pátápátá lèmi ọlọ́run ọba dá ní méjì méjì méjì gbogbo nǹkan pátápátá lèmi ọlọ́run ọba dá ní lákọ àti ní àbò bí mi ọlọ́run ọba ṣe gbé nǹkan mi kalẹ̀ nìyẹn ẹ̀rí làálẹ́kùn tàtàtà kẹrù tẹ́ ẹ bá jẹ́ni tí máa ronú tí máa wòye ẹ̀rí ọlọ́run bá ní gbogbo nǹkan bá ṣe dá nìyẹn wọ́n ní eléyìí ní ìdí alákọ̀ọ́kọ́ tá a fi ń fẹ́yàwó ẹni tó bá fẹ́ fẹ́yàwó kó mọ̀ ní pé kí ni òun fẹ́ ṣe òun fẹ́ fi rinlẹ̀ àgbékalẹ̀ ọlọ́run lórí ilẹ̀ ayé ẹni tó sì ti ń fẹ́yàwó lọ́wọ́ báyìí tó ti lọ́kọ lọ́wọ́ báyìí kó máa rí gẹ́gẹ́ bí wípé ní tèmi àtọkọ mi ń ṣe yìí àdámọ́ ń bá yìí àdámọ́ ń bá lò ó ẹ̀rí alákọ̀ọ́kọ́ nìyẹn àwọn bàbá wa wọ́n ní ìdí ẹlẹ́ẹ̀kejì nínú ìdí tó gbúdọ̀ wà lọ́kàn èmi àti yín gẹ́gẹ́ bí mùsùlùmí lára pé mo fẹ́ lọ́kọ mo fẹ́ níyàwó a ti sọ̀dí alákọ̀ọ́kọ́ o àwọn bàbá wa ti sọ òun látún ti sọ fún wa yìí kíyàn kan wá ló ń gbàgbé ṣẹ̀ǹpẹ́ nìyẹn ò wá bí nìyẹn ìdí ẹlẹ́ẹ̀kejì tẹ̀kíwínú lùsùrọ̀tìlì mùsùlùmá àwùlùbáyì tìlì mùsùlùm gbogbo ẹni tó bá fẹ́ lọ́kọ tó fẹ́ níyàwó àbíwọ̀ tó ti ní wọ́n ní kó o ní lórí ẹ̀mí ẹ tán bá bí ẹ kí nìdí tí mo fi lọ́kọ kí nìdí tí mo fi fẹ́yàwó wọ́n ní kó máa dá lóhùn pé tẹ̀kíwínú lùsùrọ̀tìlì mùsùlùmá èmi fẹ́ ní ẹbí Islam mo fẹ́ ní ẹbí tí gbogbo èèyàn bá ní oríṣiríṣi ẹbí lórí ilẹ̀ ayé èmi ìdí tèmi fi fẹ́yàwó ìdí tí mo fi lọ́kọ òun náà ni mo fẹ́ ní ẹbí mùsùlùmí a muslim home an islamic family ní tèmi fẹ́ ní nìyẹn ẹ̀rí wọ́n rí pé tó bá ní tó bá yẹ pé tó wà lẹ́mìí ẹ nìyẹn tó fi ṣègbéyàwó kò ní dàrú mọ́ lọ́wọ́ tó rà máa rókì inú ẹ̀mí ẹni o fẹ́ wọṣọ fọ́mọ yẹn ni àmọ́ rántí pé ilé islam lèmi fẹ́ gbé kalẹ̀ o o fẹ́ fọ́mọ yẹn ló ń jẹ ni wàá máa rántí pé ilé islam lèmi fẹ́ gbé kalẹ̀ o o fẹ́ rán ọmọ yẹn lé ìwé ni wàá máa rántí pé ilé islam lèmi fẹ́ gbé kalẹ̀ o o fẹ́ rán níbi ìkọ́ṣẹ́ ni wàá máa rántí pé ilé islam lèmi fẹ́ gbé kalẹ̀ o wàá máa rántí pé ilé islam fẹ́ gbé kalẹ̀ tí ó máa lapa àníyàn yìí objective yìí ìdí yìí á máa lapa lára gbogbo ìgbésẹ̀ tó o bá ń gbé nínú ilé nínú náà fi sọ fún wa pé ẹlẹ́ẹ̀kejì nínú ìdí tí mùsùlùmí tó máa sọ pé òun fẹ́ fi fẹ́yàwó àbó òun fẹ́ fi lọ́kọ òun náà ní kíni àlémi náà fẹ́ ní ilé Islam I want to have a Muslim family an Islamic home ṣe tó bá yẹ pé yẹn lẹ ní lánìyàn tó bá yẹ pé objective yín nìyẹn ṣe lè yín ò ní rí bó ṣe rí kò ní rí bó ṣe rí yìí o ṣùgbọ́n ààrẹ ni pè wá sákìyèsí pé àfà ṣé o mọ̀dí tó yìí fẹ́fẹ́ yàwó ṣé o mọ̀dí tó yìí fẹ́ ní ọkọ ìwà arábìnrin ààrẹ ni pè wá lákìyèsí àkíyèsí làwọn bàbá ń pè wá yìí pé tán bá bí mùsùlùmí kí ni ìdí tó o fi fẹ́ lọ́kọ tó yìí fẹ́ níyàwó àlèmí náà fẹ́ nílé Islam ń fẹ́ gbé ẹbí mùsùlùmí kalẹ̀ wọ́n ní torí pé ọlọ́run ọba sọ fún wa náà al-Qur'an nínú Suratul Furqan aya fifty four ọlọ́run ọba ní wa huwa alladhi khalaqa minal ma'i bashara òun ọlọ́run ọba lọ́ba tó ṣe wípé khalaqa minal ma'i bashara ó dá láti ara omi basharan abara ni abara niyan abara ọmọ èdè èèyàn bashar ọlọ́run bá ní láti bọ̀lọ̀ ohun ti dá wa látara omi minalima látara omi kí ni tó fún wa dá ta sọ fún alẹ́ kan pọ́lọ́run bọ̀ ní ṣe nǹkan láyé àfikún ẹ̀pọ̀ nídìí ọlọ́run bá ní fájá aláhù násàbáhùn àṣehẹ́ra mo wá mọ́ ọmọ gbé wọn kalẹ̀ mo gbé wọn kalẹ̀ oríṣiríṣi ọ̀nà ló rọrùn fún ọlọ́run láti fi gbé wa kalẹ̀ ṣùgbọ́n bá ní ọ̀nà tí mo yàn láàyò láti fi gbé ọmọ ẹ̀dẹ́ ènìyàn abára ọmọ ẹ̀dẹ́ èèyàn tí mo yàn láàyò láti gbé abára ọmọ ẹ̀dẹ́ èèyàn kalẹ̀ òun náà ni nasaba kí wọ́n mọ̀ jẹ́ nasab ìran ìran fámìlì lágbájáre fámìlì tàmẹ̀dùré wà sí hẹ́rá wọ́n sì máa jẹ́ bí síhìrì náà ni àṣepọ̀ tó yẹ pé igi ìgbéyàwó ló sọ ló mú àṣepọ̀ yẹn wá ọlọ́run bá ní gbogbo wọn kalẹ̀ bẹ́ẹ̀ wa kana rabbuka qadira ọlọ́run bá ní èmi ọlọ́run kí ni mi lè ṣe kí ni lè ṣe ọba alágbára wa kana rabbuka qadira ọba tó ṣe wípé alágbára ni kò sí tí ò lè ṣe òun ló gbé ń kalẹ̀ ní násàbà àti sí ìrù yìí o mo gbé ń kalẹ̀ ní ẹbí mo gbé ń kalẹ̀ ní family family family family ló fi jẹ́ wípé tọ́lábìrì mùsùlùmí léèrè kí tó fi fẹ́ kí tó fi fẹ́ fẹ́yàwó kí tó fi fẹ́ ní ọkọ afẹ́ ká máa dáhùn pé àlẹ́ mi náà fẹ́ ń fẹ́ ní ẹbí islam kálíbà lẹ́bí rẹ ni ẹ̀rí kálíbà lẹ́bí rẹ lèmi ò mọ̀dí nínú àyà mi àwọn àyà pọ̀ méjì náà máa mú wá fún wa ti suratul furqan àyà 54 àti suratul nahl àyà 72 ọlọ́wọ́n bá ní wallahu ja'ala lakum min anfusikum azwaja èmi ọlọ́wọ́n bá Allah ja'ala lakum min anfusikum azwaja mo ṣe fún yín látara ara yín ẹnìkejì yín waja'ala lakum min azwajikum banin ọlọ́run bá ní mo tún wá ṣe fún yín látara àwọn ìyàwó tí mo yọ̀ǹda fún yín yẹn banin àwọn ọmọ ẹ̀wọ̀n bọ́lọ̀ bá ṣe gbẹ́bí kalẹ̀ ó Adam alayhi salam ó tún náà ìyá wa ó Hawa lára lára àwọn méjèèjì ó wá mú zòríyà zòríyà àwọn àrọmọdọ́mọ wọ́n ti sọ fún wa iye ìkúnlẹ̀ tí ìyá wa àwa àti wọ́n ní lẹ́yìn tàbí bàbá adam ọlọ́wọ́n bá yọ àwa lárẹ̀ aléhìmọ̀ sàlám lẹ́yìn ó mú zòríyà jáde lẹ́yìn yẹn ó wá bẹ̀rẹ̀ sí mú wàbásà mínú huma rijalan kathira ẹ̀rí wá bẹ̀rẹ̀ sí mú àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn jáde ìran ìran ìran ìran ìran ọlọ́run bá ní bí mo ṣe gbé yín kalẹ̀ nìyẹn wàháfàdà bẹ́ẹ̀ ṣe wá ń rí ọmọ lẹ́ẹ̀ ṣe ń rí ọmọ ọmọ ọlọ́run bá ní mo pèsè jẹ́ mo fún yín lóríṣiríṣi bó tẹ̀ jẹ́ pé ọ̀gọ̀rọ̀ yín ẹ̀ mọ̀ tí mo ṣe fún yín. àfàbìlẹ̀ bọ́ tí yóò mínú. bó tẹ̀ jẹ́ yín ẹ̀ mọ̀ tí mo ṣe fún yín ẹ̀ mọ̀ lóore àfàbìlẹ̀ bọ́ tí yóò mínú ọlọ́run bá ní ṣe ìbàjẹ́ lẹ́wàá bẹ̀rẹ̀ sí nígbàgbọ́ lẹ́bẹ̀rẹ̀ sí nígbàgbọ́ nú ẹni wábí ní ìmátì láàyè òhun yẹ fúru ìdẹ̀ra tí mi ọlọ́run bá ṣe fún yín lẹ́wàá ń ṣe kìfèrí sí ṣùgbọ́n ọ̀rọ̀ ọlọ́run bá sọ débẹ̀ ọ̀rọ̀ ẹbí ìdí ẹlẹ́ẹ̀kejì tó má bí wá léèrè kí nìdí tá a fi ń fẹ́yàwó tá a fi ń lọ́kọ àní mo fẹ́ lẹ́bí ẹbí tó jẹ́ tẹbí Islam àwọn aṣàlàyé fún wa bákan náà ká tó kù lórí eléyìí ká tó bọ́ sí ìdí ẹlẹ́ẹ̀kẹta wọ́n ní ká lọ mọ̀ kí gbogbo ẹnì kọ̀ọ̀kan wa tó bá ní àníyàn pé èmi náà fẹ́ ní ẹbí Islam mo fẹ́ ní ẹbí tí ogun a máa jẹ́ mùsùlùmí ní ẹbí yẹn wọ́n ní ó láti ní àwọn kọ̀wáìd àwọn òfin láti mójútó àwọn táà tí ìmárì káṣẹ́ lórí àwọn táà ti márì táà ti lọ́kọ táà ti níyàwó káàná iṣẹ́ lórí tó wáyé àníyàn ni pé mo fẹ́ ní ilé Islam mo fẹ́ ní usratuli muslima a Muslim family wọ́n ní gbogbo ẹni tó bá fẹ́ níyẹn ó lófin o ó ní òfin òfin alákọ̀ọ́kọ́ alìmánu sadiq billahi azza wa jalla wa rasulihi al-karim sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam tó bá yẹ pé lóòótọ́ lèmi àti la fẹ́ ní muslim home muslim family wọ́n níbi tí project yẹn ti bẹ̀rẹ̀ òun náà nígbàgbọ́ aláti dúró tọ́lọ́hun aláti gbọ́lọ́hun gbọ́ àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì yẹn ni pé ilé yẹn láti dúró sórí ìgbàgbọ́ ní ọlọ́run sọmárì ìgbàgbọ́ ní ọlọ́run ni pé a ò ní ṣe anything a ò ní ṣe nǹkan kan nínú ilé yìí àfi tọ́lọ́run bá fẹ́ sọmárì kí mo gbọ́ gbọ́ a ò ní síwájú ọlọ́run àti òjíṣẹ́ ọlọ́run nínú àlámọ̀rí wa ẹ̀rí. Eh, àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ òfin fún ẹni tó bá mọ̀ pé òun fẹ́ ní ilé mùsùlùmí tẹ́kọ̀ọ́ lọ ìpáyà ọlọ́run ìpáyà ọlọ́run Ogun bá ń ṣe inú léyẹn yẹn bí tẹ́kọ̀ọ́ pẹ̀lú wọ́n ẹ̀sìn nínú tó rẹpẹtẹ débi gbàtí ọlọ́wọ́n ọba ń sọ̀rọ̀ ká ní àṣepọ̀ pẹ̀lú ìyàwó wa nínú suratul Baqara àyà 223 ọlọ́wọ́n bá ròyìn lọ ó ní àwọn obìnrin yín okó nínú wọn nisa'ukum harisun lakum fatu harisakum an shi'tum wa qadimu واعلموا انكم ملاقوه وبشرا للمؤمنين ni wọ́n ẹ nígbà tó bá wù bó bá ṣe wù ẹ sì ti eré síwájú kẹ́ tó súnmọ́ àwọn ìyàwó yín ọlọ́run bá wá tún rán wa létí wàtákùn lọ ọlọ́run bá ní ẹ páyà ọlọ́run torí ẹ má gbàgbé ẹbí wo lẹ fẹ́ gbé kalẹ̀ ẹbí islam wattaqullah ẹ̀páyà ọlọ́run wa'lamu annakum mulaqu ọlọ́run bá ní ẹ rántí ẹ lọ mọ̀ pé ẹ padà pàdé mi ọlọ́run ẹ padà wá jábọ̀ ṣẹ́yìn wabashiri mùmíní ìwọ tó bá dúró pẹ̀lú tí mo sọ yìí tó gbá tí mo sọ yìí gbọ́ tó ní ìpáyà ọlọ́run pẹ̀lú fámílì ẹ ọlọ́run bá ní ah bushra lakum congratulation ó kú oríire ẹ fún ọ nírò dùnú ẹlẹ́ẹ̀kejì nìyẹn taqwallah ẹlẹ́ẹ̀kẹta as-sakina wal mawadda war rahma òfin ẹlẹ́ẹ̀kẹta nìyẹn tó bá yẹ pé lẹ fẹ́ ní ẹ ń láti ṣiṣẹ́ lórí àwọn nǹkan yìí as ilé yín ó gbúdọ̀ jẹ́ sí wípé àrílédé sí ni ilé mùsùlùmí ìyẹn máa ń rí bẹ̀dé sí ni kí a máa lọ lé kẹ́mi wa máa kó sókè bí a ah, aago márùn-ún ti lò mo tún lọ lé ìbànújẹ́ wa bò dàrú ilé kan nìyẹn ẹ̀rí torí ẹ̀ ń gbà míì ẹ máa rí beautiful edifice, a very beautiful house, duplex, mansion, táwọn èèyàn akọ́ tó máa dùn wò. It is a house, but believe you me, brothers and sisters in faith, it is not a home. Ilé ni ní ti block ní ti tàwòrán ẹ̀ ṣùgbọ́n kì í ṣe létà tí èèyàn dé sí. Ẹ̀yin lẹ́yìn wo láti tàgbà ilé yìí máa fáyín o. Is a house, very beautiful house, but it's not a home. Ma fihi sakina. Wọ́n ní gbogbo ilé tó bá jẹ́ yí pé afẹ́ kó jẹ́lé Mùsùlùmí, afẹ́ kó jẹ́lé Islam, asakina, ó gbúdọ̀ jẹ́lé ìfọ̀kànbalẹ̀. Wal mawadda, ilé tí ìfẹ́ tó máa ti máa radiate, ìfẹ́ ní gbogbo gbà, a àmà nífẹ̀ẹ́ ara wa o. Nílé Mùsùlùmí, ìfẹ́ gbúdọ̀ wà ń bẹ̀ lẹ́yìn mọ̀wádà wà ráhmà ilé tá a gbúdọ̀ máa fàánú bára wa lò ìyàwó àṣàánú ọkọ ẹ̀ ọkọ àṣàánú ìyàwó ẹ̀ tó yẹ pé tẹ́ ẹ̀ bá ti ẹ̀rọ tẹ́ ẹ̀ bá ro nǹkan míì tí ìyàwó yín bá ṣẹ̀yìn ìyàwó yín ti wá ṣe inú ti bí yín pátápátá lè wá ti wò pé mi tiẹ̀ wá mi tiẹ̀ bá mi bá ní nǹkan kan ṣe papọ̀ mọ́ tẹ́ ẹ̀ bá wo ti sẹ̀kí náà tẹ́ wo ti mọ̀wádà ìfẹ́ yìí ò sí mọ́ wọ́n ní àánú kọ́ ó kí ó ìkàánù ẹ ṣàánú ẹ̀ ṣùgbọ́mọ̀dé èèyàn ni ẹ ṣàánú ẹ̀ ṣàwọn pé ọ̀tọ̀ nífẹ́ bàmú nífẹ́ ọ̀tọ̀ tún láàánú ìmí tẹ̀ nífẹ́ mọ̀ ṣé mi ló ṣe báyìí sí ṣé mi ló ṣe báyìí sí wọ́n ní tí ìfẹ́ yẹn bá tán látara ìwà ó kàánù ẹ jẹ́ ń ṣàánú ẹ̀ ẹ̀rí ilé mùsùlùmí nìyẹn òfin ẹlẹ́ẹ̀kẹta tó gbélé mùsùlùmí dúró nìyẹn as-sakina wal-mawadda war-rahma ìyẹn ló wà nù ayé alìkùrán tọ́lọ́ bá sẹ́yẹ́ kó wà mí ní ayati an khalaqa lakum min anfusikum azwaja litaskunu ilayha ọlọ́run bá ní àmìmí ọlọ́run ni an khalaqa lakum min anfusikum azwaja ọlọ́run ọba mo dá fún yín látara ìtẹ́sìkúnú ilayha kẹ́lẹ̀ bá a máa reside so that you can reside in her you can find peace and tranquility in her wọ́n lè máa rí bí dé sí lára tó ń jáde lọ tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ kírìmù rùngbọ́n tó bẹ́ẹ̀ farùngbọ́n tẹ́tún pẹ́ẹ̀kì ara yín kó tó rí pé ó ń jáde ó tún dé ó tún dì mọ́ ẹ gbogbo wàhálà tó ṣe nu tráfíkì torí ti gbóná tí ó gbẹ́ tí ó pàdé ìyàwó ẹ̀bá ògbẹ́dẹ̀ wálẹ̀ pọ̀kàn ti ẹ̀rí sójú lásán gbogbo ẹ̀dẹ̀ wálẹ̀ gbogbo ẹni tó ti bú ẹ lọ́fíìsì tó ti dààmú ẹ ó délé báyìí gbogbo ẹ̀dẹ̀ wálẹ̀ tó bá ń lọlé inú àdè máa dádùn bá ah, alhamdulillah five tìlù ah tó wá tó máa pẹ̀yàwó ẹ̀ mo ti ń bọ̀ mo ti ń bọ̀ ẹ̀rí ọlọ́run bá ní torí ẹ̀ mo ṣe torí ẹ̀ mo ṣe ṣe ọ̀rọ̀ gbéyàwó kẹ́lẹ́ bá máa rí mi dé sí ni ẹ̀rí ọlọ́run bá ní ìtẹ́sìkúnú iléhà wàjáàlà bẹ́yìn ẹkù mọ̀wájẹ́ta wàráhàmà kẹ́lẹ̀bà kólẹ̀bà tún máa jẹ́ ìfẹ́ kẹ́lẹ̀bà máa nífẹ̀ẹ́ ara yín kẹ́ìfẹ́ lò wàráhàmà kẹ́lẹ̀bà fi kẹ́lẹ̀bà tún ṣàánú ara yín eléyìí ni kọ́ ìdá ẹlẹ́ẹ̀kẹta àlẹ́kọ́ ìdàtù àsálìsà lè tẹ̀kùwí ni lè mùsùlùmí tẹ́wàá yẹ pé lóòótọ́ la mí ni ẹ̀ pé ilé mi mo fẹ́ kó jẹ́ ilé Islam ẹ má gbàgbé báwọn àfa ṣe tó yìí ẹlẹ́ẹ̀kẹrin àtàáwùnú alátọ́ à inú àtàáwùnú alátọ́ à láti máa ra wa lọ́wọ́ láti rí tọ́lọ́hun ṣe ọ̀ranyàn ni a ń láti ran a lọ́wọ́ láti rí tọ́lọ́hún ṣe tí ò bá ti sí yẹn inú ilé wa kì í ṣe a lè rí báyìí muslim gbé kalẹ̀ ó láti máa àbú sáma gbà ọ̀rẹ́la ọ̀la ni monday ah aláì mọ̀rọ̀káwọ̀ ẹ̀ mọ̀rọ̀kó máa ṣe gbà ara mi kọ́ ṣáà ṣe bá kan àbú ẹja gbà ara ẹja gbà ọlọ́run bá dẹ̀ kádàrà pé bóyá ara yóò wá gbé ẹja àbú gbà wọ́n jọ jẹ sàárì pẹ̀lú àníyàn pé o sára gbọ́dọ̀ wọn bá padà gbé máa já ló bá rí gbóhùn padà gbadélẹ̀ bìtẹ̀rìgì minal mar'a bìtẹ̀rìgì minaz zawja látara encouragement látọ̀rọ̀ ọkọ ẹ̀rí ọkọ náà ṣe bẹ́ẹ̀ fúnyàwó pé ah umu agomẹ́rin ti lò agomẹ́rin ti ẹ̀dá kírun ẹ̀dá náfìlà ah wàláì ó rẹ̀ mí wàláì ó ah àbó ti rẹ̀ mí o àbó ah, ti ẹ̀jẹ̀ méjì mo jẹ́ méjì bá ti kí méjì kò sùn padà mú bá kí méjì ló bá rí kórun dá lójú òun ló bá tún kí méjì sí ló bá tún kí méjì sí ẹ̀rí àtọ́ àtàáwúnú àdàtọ́ à lọ́nà bá sọ fún wa nínú suratu taubaya 71 huwa limu'minuna wal mu'minat ba'duhum awliya'u ba'd ọlọ́wọ́n bá ní ẹ̀mọ̀ pé méjèèjì agbẹ́yìnká láti máa support ara yín ni àbúrò mọ̀ ń ṣe ẹ̀rọ̀pá bú perfect ni umu náà perfect àfihàn pèrà yín ni àfihàn ràn yín lọ́wọ́ ni ẹ̀rí wọ́n nínú ilé mùsùlùmí bó ṣe láti rí nìyẹn wàláhì ẹlòmíì nínú ilé wọn àwọn gangan ni wọ́n máa ń kó bára wọn níwọ̀n tí náà kì fi ń rí ìbádà ṣe wọ́n wá sọ̀rọ̀ ọlọ́rọ̀ fá nínú ilé mùsùlùmí wọ́n bá ṣe mú ti ìyá sáídá tí yẹn délẹ̀ wọ́n mú ti ìyá kàmárù wọ́n mú ti àǹtí ràṣídá wọ́n wá máa sọ nígbà tó bá yá ní ó bá rẹ̀ wọ́n ẹ̀mọ̀ pé tẹ́ẹ̀ ti jí lóru fàpèjúwe tẹ́ẹ̀ jí lóru fún tahajud lọ́dọ̀ àwọn àfà wọ́n ní ẹ̀ṣẹ̀ yín ló gbé yín dè ẹ̀ṣẹ̀ yín lórí yín mọ́lẹ̀ ìkọ́nà àwọn sọ̀hábà ló ń ké lọ́jọ́ kan wọn yóò kọ́ra ń bí pé ṣé ò sí ẹ̀kọ́ já ń dá sunkún ó ní wàláì tàájúdù bọ́ fóun lẹ́nu wọn ò rí tàájúdù kì àwọn yàwọn pa tàájúdù tàájúdù ẹ̀ rí kí ẹ̀ ó ní láì sọ owó nù náfìlà ni ó ní bẹ́ẹ̀ ni nítorí pé wọ́n ti kọ́ àwọn wípé jọ́tà wọn bá ti mísì tàájúdù ẹ̀ṣẹ̀ àwọn ló gbà wọn dì الله لا إله إلا الله